This is EN Radio. EN Radio. Nigeria's first. First, first. Muslim radio. Now, well uh, for this correct afternoon today. Hope said your afternoon they go say Riri Werere. Come on top another episode of Through the Edale High, Iriri Agba. Today we're going to yarn about the bringing up of a child to be independent Where yoruba people they call títọ́ or more lè dá dúró um, no be only me The inside studio my, my name is zainab raji. and my name na rahmatulah ibrahim salamu alaikum. today we don't get mama for inside studio but we go to call her on top with telephone to take a post that's the the program so we dey call mamood quickly drink water. this is EN Radio. EN Radio. Nigeria's first. First, first. Muslim radio. When I will come back from the small break, we will rush go. So today, as we talk, with will about bringing up of a child to become independent. That is, tito ọmọ láti lè dá dúró. Hmm. So wetin we understand for um, bringing up of a child. That is, how we feel. come, how, we feel care for with children to take tanda to take stand on their own to take fit fit talk say to take um, dey confident to take fit talk say okay na me fit do this thing i fit do this thing na me do am you understand so e take different different level and this thing go don start since wey we don bring dem come inside this world hmm. because if we want our children make they go far for this life we need to understand say we go care for them very very well so that they go take tanda on their own they go fit do things well on well. on their own yes so and, the, the funny thing be say a lot of people never really understand as this thing take important reach. Mm, because yes. if you dey look am now the kind the kind things wey dey happen for for for for especially for we country now for this nigeria any pikin wey no fit stand on im own do one thing or the other na serious problem na the parents dey create for that child. na why we go uh, eh, we president tell us say we youths say we lazy. you know no when that when that matter happen and they talk say president dey insult us there. ah no be insult o oh. no be insult na na <laughs> matter na the true talk be that. na wetin dey see na wetin dey see for the society wetin dey hmm. go on for the society imagine we call we uh, we self say we be youths. Hmm. we no even fit stand up say ah, okay omo we do something. we dey sit down dey wait. Uh, yeah we dey wait say manna go fall from heaven. which which uh, which ah. manna dey fall how many times manna wan dey fall manna don fall finish e as in the e thing dey always finish. tire me instead of make we try make we do something even if we make mistake hmm. if you no make mistake you no go fit grow yes, but so. when oh. you make mistake na then you go know say okay o oh, na like this i suppose take na here i suppose go so we we parents for house we get plenty work to do hmm. as See, in plenty work oh. plenty work plenty work no ah, be if, if, if, you ah, dey look if you oh. dey look the the way the way this country dey grow now as in for for every day you go you go ah hello salaam alaikum ma. aleykum salaam wa rahmatulahi wa barakatuh mama welcome for on top the show What will they talk today. okay okay mama you know say the show na be uh, tito omolatile daduro What do you get for us. Uh huh. ti lè jẹ́ kọ́mọ dájú ló nígbà tá a bá ń tọ́ ọmọ yorùbá ní òòṣà tá à ń bọ fún àlọ́mọdé sẹ́yìn òòṣà náà ní pẹ́ pa wọn mm, ìyẹn bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. a tún bẹ̀ máa ṣe nǹkan dáadáa gbogbo nǹkan dáadáa tá a bá yẹn ṣe à ń láti máa jẹ́ kí àwọn ẹ̀rọ à ń bẹ̀ nígbà tá a bá ṣe mo ní ìgbà tá a bá ṣe kòkòrò tó kòkòrò tó bá ṣe báyìí wọ́n láti máa rí nínú àǹkọ̀ wa wa hmm. nípa bẹ́ẹ̀ àwọn náà wá lè ní ìkọ̀ṣe látara wa. Hmm. you see say wetin mama talk na true talk you see say wetin mama talk for house now na true talk she talk she say everything wey we wan make our children be na from our own behaviour. Mm -hmm they go they see am na wetin we do for house they go they see. Hmm. so mama now for this kind uh, get some parents wey get the belief say anything wey we fit help our pikin dey do say make we dey help dem dey do no matter how hard e dey say na their right na the entitlement of the pikin say anything at all wey this pikin wan do say na the right of the parents to dey help am do shey e, e shey limit dey to this kind thing mama abi na everything wey pikin talk say mommy, you help me do am na everything we suppose dey help dem do because na their right. àwa gẹ́gẹ́ bí òbí dáadáa là ń láti máa ṣe kí àwọn lè la òpò ṣe ìwọ́n tara wa. Hmm. nígbà tá a bá dẹ̀ ti ń ṣe dáadáa yìí àwọn náà máa ṣe ìgbésẹ̀ náà máa gbé nípa máa lè káwọn náà máa máa ṣe. nǹkan tá à ń ṣe tá a fi ń pa sáré tó bá jẹ́ pé dáadáa là ń ṣe àwa fúnra wa hmm. àwọn máa ṣùgbọ́n àwọn tá a ṣe àtàwọn òṣèré tó jẹ́ nǹkan burúkú ọlọ́run máa ṣe wá pẹ̀lú burúkú. so ọ̀pá àmì fẹ́ káwọn ọmọ ká kú ọkọ̀ ṣe ìlànà ara wa kí wọ́n máa fi dá dúró àmì ṣe. na him be dat o so anything wey you know say if you leave your pikin dey do am e go make am hard for the pikin to dey independent abeg as a good parent those kind things person suppose eh, dey avoid am abi is it na both things. yes yes we we uh, we suppose dey leave these children they do things on their own so if they make mistake make we try to correct them na wetin me i think be that because if we dey do everything for them every time they no go dey independent o oh. they go dey wait for us say make we come do everything for them mm but uh, mama for for imagine this kind uh, this kind matter wey dey happen na wey be say we dey see the kind uh, for houses na if the female pikin dey male pikin dey the girl na she go wash plate na she go cook wash clothes do everything even sweep sef but they go come dey talk say eh, na you be woman na you be woman you suppose do everything you know you know you know that kind we na most of us dey experience am for house na no no be no be something wey we dey hide we know say na wetin dey happen for men ah, no be only you dey pay. <laughs> the thing dey always pain me as in no be say joke joke the thing dey pain me hmm. because mm. yesterday yesterday my younger brother as in this one he still do am yesterday he just come back <laughs> carry bag put am on top uh, pavement tell me na you man na so na na you no be my immediate brother <laughs> o na you come come suffer well <laughs> so na some of those orientation we need to dey avoid am for for the male ah. for the male children because why you go dey tell your son say sit down you know May some parents go feel like say sit down your sisters go do am na dem go their husband house so na dem suppose dey suffer ah, now uh, so and that they go learn no that one no be learning to me which learn which learn be that one they learn one part but the other part ah no You know they work that way no dey work like that o oh. so so see that one na even aside ah that one na even still be na make we make we talk of oh. economical economic matter financial matter make woman dey make she dey wait dey expect say make one man dey do everything for her ha for this nigeria wey we dey for this one wey we dey so na ah, problem o. Oh. Hmm. No, you know they work like that. Um, Yoruba they say uh, if we join hands together, two hands makes a uh, Now, uh, eh, eh, na when we join hands together we go reach uh, better we go fit do better thing hmm. because one hand no fit do am alone mm -hmm. so mm-hmm. na the two hand wey dey come together they go fit do everything together because even if your money na tashere hmm. at least if you add am to wetin your oga dey drop e go go oh, a long some, way na, of course na no be say you go go buy maggi for outside buy salt oga wa oga come by o come pay ah ah what's that that one no dey that one no dey for town wey get na that one at least even if our children wan buy pens to buy buy biscuits, buy this thing remove that money from your pocket give them mm -hmm. your oga give your oga no give you no you, you know say so you go still see am for another place for another place na be that now uh, so no be say mo we mo come put uh, our hand on top each other dey look say <laughs> who uh, go ah, ah. comot money who go no, no. Uh, na na na na na some of the things wey we suppose dey consider be that and for a woman for a woman to to dey uh, to dey able to cater for those kind small small na for small, small you go don dey raise yes, that kind woman yes, yes. you don dey raise am say if i give you so so money you go save this one you go you know those little little orientation wey we suppose dey give her you no fit expect say the child go understand everything ah, by herself no. na you the parent go dey tell am say okay do am like this do am like, like that abi e get one girl wey i know well well na small girl na girl five years old so, na girl five years old okay na girl five years old so if she wan do assignment she go tell her mama say make she leave her alone make mm -hmm. she do mm-hmm. the assignment herself That's be now. because if she come if she come lose, say okay this thing don dey dey confused for her she go come call her mama say okay mama o wetin how i go take do this how i go take uh -huh, do that one That's so be. so so for all our listeners eh, wey wan wey wan wey wey dey wonder say wetin we dey talk na on top the ogbonge show through the elderly eyes ire agba na im we dey o so we dey call our daddy now make him sef help us chook mouth and for inside the matter. and the matter wey we dey talk about na him be bringing up of a child bringing up a child to be independent tito omolajuro you mm. fit chook mouth for inside this yarn o to take chook mouth to take chook okay our daddy don we don call our daddy so he go help us add. hello asalaamualeykum sir. asalaamualeykum sir. sir welcome sir for this correct afternoon yes sir wetin we dey talk about today na im be bringing up a child to be independent that is títọ́ ọmọ láti lè dá dúró sir how you take see this uh, matter. báwo báwo la ṣe lè tọ́ àwọn ọmọ láti lè dá dúró àwọn mistake táwọn òbí máa ń ṣe tó yẹ pé ó máa ó máa le fún àwọn ọmọ táwọn bá ti dàgbà wọ́n máa máa wáyé tó máa bá wọn ṣe gbogbo ẹ̀. ọlọ́run ni ó ń báyàn tọ́jú ọmọ ẹ̀dá kan ò lè dá tọ́jú ọmọ tí èèyàn bá gbà pé ọlọ́run ló ń bá òun tọ́jú ọmọ tó bá dẹ̀ ṣe ojúṣe rẹ̀ gẹ́gẹ́ bí òbí pẹ̀lú ògùn ọlọ́run ọmọ náà á dáa ju bó náà ti fẹ́ kó dáa lọ. ọmọ títọ́ láti ìgbà tó ti wà ní ewé ní ojúṣe òbí ti bẹ̀rẹ̀ pàápàá láti bàbá ti pé a ní ipa a ní ọkọ àbí aya nígbà tá a ti ṣe bẹ́ẹ̀ táwa gbígba lóyún ọmọ yìí láti gbọ́dọ̀ máa tọ́jú ẹ̀ ìtọ́jú oyún yẹn ó ṣe pàtàkì torí ńgbà tí ẹ bá bí mo bá ṣe ìtọ́jú oyún tó dáa tí a bá wá gbé sáyé a ti di dandan ká tún wọ̀ ká tún mọ̀ pé yẹn Allah ti tọ́jú ẹ̀ dáadáa tá a bá tọ́jú ọmọ láti wé however old he is whether she is small boy or young boy or boy if you grow you grow to be a big boy future or a brief there in future. Mm. Once we have that in our mind, a gbọ́dọ̀ tọ́jú ọmọ dáadáa tí wà ní ojúṣe wa ni ká tọ́jú àwọn ọmọ dáadáa. Ká tọ́jú wọn débi pé a gbọ́dọ̀ fi ààyè kan fún aburú kankan láti fi wọn. Ìdí a gbọ́dọ̀ tọ́jú wọn láti rí i pé ìkíní ìtọ́jú ó bẹ̀rẹ̀ lórí ẹ̀kọ́ ta fẹ́ fún wọn, ìlera ta fẹ́ fún wọn àwọn ìgbésẹ̀ tàbí ìṣe sí ìhùwàsí ẹ̀dá tá a gbọ́dọ̀ kọ́ wọn àwọn ẹ̀kọ́ pọ̀ tá a gbọ́dọ̀ kọ́ ọmọ kékeré ọmọ wa láti kékeré wọ ojúṣe wa bẹ̀rẹ̀ láti fi tá ti bí wọn kalẹ̀ tá ti bí wọn kalẹ̀ ká tọ́jú wọn dáadáa tó bá di pé wọ́n dàgbà wọ́n ń gbọ́njú díẹ̀ díẹ̀ àwọn tó bá yẹ ká máa fi kọ́ wọn ìwà dáadáa tó yẹ ká máa fi kọ́ wọn a gbọ́dọ̀ fi kọ́ wọn ẹ̀kọ́ wọ́n yára ẹ̀kọ́ ìwé ni o ẹ̀kọ́ alukurani ni o ẹ̀kọ́ ilé ni o àbí ẹ̀kọ́ gbígbé ayé ìgbé ayé dáadáa àti ìwé náà la gbọ́dọ̀ ti bẹ̀rẹ̀ sí kọ́ wọn. hello. bẹ́ẹ̀ à ń bọ̀ yín láti bàtà bá ti bí wọn láti gbọ́dọ̀ ti bẹ̀rẹ̀ sí fi àwọn nǹkan ìkọ́ wọn bí ọmọ bá ti di ọdún mẹ́ta mẹ́rin márùn tí ní ìsìn tẹ máa ń ní wọn lọ sí kindergarten wọn lọ sí gbá lọ sí crèche àti gbogbo ẹ̀ yes gbogbo àyè tá a bá fẹ́ fi wọ́n sí a gbọ́dọ̀ di pé ẹ̀kọ́ nípa tọ́lọ́ ń gbọ́dọ̀ pẹ̀lú tí a bá fẹ́ kọ́ wọn ẹ̀kọ́ nípa ìgbé ayé wọn gbọ́dọ̀ pẹ̀lú báwo náà ṣe hmm. fẹ́ gbègbè ayé tán fẹ́ gbé àwọn ẹ̀kọ́ wo la fẹ́ kọ́ kọ́ báwo la fẹ́ kọ́ mọ̀ nígbà wo náà báwo la fẹ́ kọ́ lu ẹ̀kọ́ yẹn láti kékeré láti gbọ́dọ̀ rẹ̀ sí kọ́ wọn hmm. tí wọ́n bá kúrò nílé ìwé tí wọ́n bá délé tí wọ́n bá ti wà nílé àwọn ojúṣe wa ni pé ká máa fi ìwà rere kọ́ àwọn ọmọ yẹn hmm. òbí tó wà tó jẹ́ pé tó bá fẹ́ ṣe nǹkan irọ́ ló máa pa nígbà tó bá ti ń parọ́ ó ti ń kọ́ ọmọ yẹn náà tó kó parọ́ nìyẹn fún àpẹẹrẹ ọmọ tí wọ́n bí bí ẹnìkan béèrè bàbá àbíyá ẹ̀ wá sọ fún pé ẹ sọ pé mi ò sí ilé hmm. sọ fún wọn pé mi ò sí ilé lódodo wà ní ọdẹ sọ fún ọmọ yẹn pé kó sọ pé wọn ò sí ò hmm. o ti kọ́ nírọ́ nìyẹn o ti ń kọ́ yóò tó máa parọ́ tó hmm. eléyìí àgbọ̀dọ̀ fi káwọn mọ àwọn ọ̀wà gidi tó dáa la gbọ́dọ̀ fi kún wọn agbọ́dọ̀ kan lẹ́kọ̀ọ́ alukọ̀rání gẹ́gẹ́ bí mo ti sọ ká fún wọn lẹ́kọ̀ọ́ òwe tó yẹ kóró ká fún wọn lẹ́kọ̀ọ́ òwe tó yẹ kóró ká fún wọn lẹ́kọ̀ọ́ yé báwo ni àwọn ṣe fẹ́ gbèjà ayé wọn nígbà tó bá dé pé ọmọdé tán bá dàgbà fún àpẹẹrẹ nígbà tí ọba kúrò nílé ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ eh, tọ̀tọ̀ that primary school hmm. ọba kúrò primary school wọ́n lọ sí secondary school bàtà àbàmì tọ́ba kan fẹ́ lọ sí secondary school yẹn tọ́ba fẹ́ mú ọ lọ iléèwé gíga a gbọ́dọ̀ gbìyànjú kárí pé iléèwé wo la fẹ́ fi wọ́n sí irú àsìkò lọ́fẹ́ lọ àwọn ìjọ àwọn iléèwé àwọn wo lọ́fẹ́ lọ bá tó ń bẹ̀ torí gbogbo ọmọ nísìnyí a gbọ́dọ̀ mójútó wọn dáadáa tàbá fẹ́ ká jẹ́ tàbá fẹ́ jèrè wọn tàbá fẹ́ jèrè ọmọ àfi ká tọ́jú ọmọ ká tọ́jú ọmọ ká dẹ̀ mójútó ẹ jẹ́ ká wo iléèwé tá a fẹ́ mú lọ irú iléèwé wo la fẹ́ kọ́ ẹ̀kọ́ wo náà fẹ́ kọ́ níbẹ̀ a gbọ́dọ̀ wọ̀ yẹn hmm. lẹ́yìn tàbá rí yẹn tàbá rí pé iléèwé tó dáa tó dẹ̀ fẹ́ kọ́ tó yí ìkoro náà máa kọ́ wọn bẹ̀ a gbọ́dọ̀ mójútó pé ṣé àwọn tí wọ́n ń kọ́ wọn ṣáwọn àwọn ẹni dáadáa ni wọ́n gbogbo iléèwé a gbọ́dọ̀ wò àgọ́dọ̀ lọ mú ọmọ kákọ̀jú sílé ìwé ká má bèrè ẹ̀ sábàdàn ti síbẹ̀ àgọ́dọ̀ máa lọ síbẹ̀ láti máa lọ bèrè báwo ló ṣe ń ṣe sí irú ìṣe wo ló ń ṣe ń bẹ̀ irú ìwà wo ló ń kù ń bẹ̀ gbogbo eléyìí àgbọ́dọ̀ àgbọ́dọ̀ àgbọ́dọ̀ fi kọ́ ọmọ tí wọ́n bá wá jáde iléèwé ké iléèwé gíga ó tó di pé wọ́n jáde á ti máa múra pé ó lọ sí yunifásitì àbó lọ sí polytechnic ni àbí ń lọ sí college of education ni hmm. àbí kíkọ́ ló gbogbo ibi tó bá fẹ́ lọ àbí ẹ tó fẹ́ kọ́ àbí iṣẹ́ ọwọ́ ló fẹ́ kọ́ iṣẹ́ tó fẹ́ kọ́ ẹ náà a gbọ́dọ̀ mójútó hmm. a gbọ́dọ̀ jẹ́ ká mọ̀ pé iṣẹ́ yìí iṣẹ́ tí ó máa fún ní oríire lọ́jọ́ iwájú ni tó bá jẹ́ ìkẹ́kọ̀ọ́ alukurani ni ó kọ́ alukurani ẹ kó yìí ó mọ̀ mọ̀ ẹ̀ kó mọ̀ alukurani kó mọ̀ lárúbáwá kó mọ̀ gbogbo ẹ̀ kó mọ̀ lórí ẹ̀ hmm. tó dà tó dídí pé ẹnìkan ò ní wá tán jẹ pé hmm. ẹ kó lójú ẹsẹ̀ islam sábì báyìí lọ hmm. àbẹ̀sìn míì làfẹ́ fi kọ́ ni káfíìkì ẹ̀kọ́ ẹ̀sìn yẹn kọ́ káfíìkì yẹn kọ́ pé ẹ̀sìn wá rí o ẹ̀sìn dáadáa tá fẹ́ kó ìwà dáadáa tá fẹ́ kó máa bù níyì o má yà gbò kí o gbogbo eléyìí la gbọ́dọ̀ fi kọ́ wọn nígbà tó bá wá dé yunifásitì ẹ̀rẹ́fẹ́sì làbánikó ló lọ àbí polytechnic ló lọ ni àbí iléèwé gíga ṣáá ẹ bá lọ amọ̀ríkánná ti pé ẹ̀kọ́ tá a ti fi ń kọ́ láti lẹ̀ hmm. yóò máa yóò máa lapa lára ẹ̀ nígbà tó bá dé délé gíga ohun tí ó bá yẹ kó ṣe ló máa ṣe hmm. a gbọ́dọ̀ wá jù sílẹ̀ pé ó ti délé gíga nígbà tó bá fẹ́ lọ yẹn náà a gbọ́dọ̀ wò kí ni iṣẹ́ tó fẹ́ lọ ṣe ń bẹ̀ hmm. ẹ̀kọ́ irú ẹ̀kọ́ wo ló fẹ́ lọ kọ́ ṣé ẹ̀kọ́ ìmọ̀ nípa lórí ètò ìwòsàn ni o lórí ètò ọrọ̀ ajé ni o lórí ètò òfin ni o gbogbo oríṣiríṣi la gbọ́dọ̀ wò kádẹ̀ wò rí hmm. pé n tó fẹ́ ṣe yìí. bẹ́ẹ̀ni sà ń gbọ́ yín sà. pé ṣé máa wúlò fún lọ́jọ́ iwájú tóun tá bá fi lè rèé òkè ewo kí lóhun kí lóhun ẹ láti ṣe hmm. tó bá ní nǹkan báyìí lóhun láti ṣe káwa fúnra wò pé ṣé n tó lóhun fẹ́ ṣe yẹn ṣé ẹ̀kọ́ yẹn yóò wúlò fún lọ́jọ́ iwájú hmm. ṣé ìgbésẹ̀ tó fẹ́ gbé iṣẹ́ fẹ́ wúlò fún tí ò bá ní wúlò fún ẹ jẹ́ ká ṣàlàyé fún ó ní ẹ̀tọ́ fún òbí ẹ̀tọ́ òbí ni pé kó gáìdì ọmọ ẹ̀ kó tọ́ sọ́nà pé ó kì í tó ló fẹ́ ṣe yìí o bá ó dáa púpọ̀ ṣùgbọ́n eléyìí dáa jùlọ eléyìí dáa jùlọ eléyìí tún dáa jùlọ. débi pé ńgbà hmm. tó bá kò nínú ẹ ló ní ẹ̀kọ́ yẹn yóò wúlò fúnra ẹ̀ yóò lè dá dúró pàpà fúnra ẹ̀ láì jẹ́ kó ṣiṣẹ́ ìjọba tàbí ṣiṣẹ́ nìkan fúnra rẹ̀ yóò lè dá dúró. Hmm. gbogbo eléyìí yẹ ká fi kọ́ wọn ká dẹ̀ mójútó ká má hmm. kàn fi wọ́n sílẹ̀. wọ́n bọ̀ àlejò ìgbàgbọ́n ká má sọ ká má rí wọn gẹ́gẹ́ bí ẹni pé wọn ti bá gbọdọ hmm. mọ. Hmm. ẹ ṣeun sir hmm. ẹ ṣeun sir ẹ you see say wetin our daddy for house help us talk very well wetin our daddy for house help us talk you see say na everything wey we need wey we need wey we need wey uh, wey we dey use to care for children na im don help us analyse well well so e uh, no even even talk say even talk say no no feed no no go dey look say your pikin don dey university now say you go mm, leave am say e don grow na that one na serious mistake Yes, wey some parents fit dey make no that one no come mean say you go dey follow am up and down but still dey remember say na pikin pikin na pikin pikin yes they go always wan do like pikin yes Yes. na na one very important thing wey wey i see be that. Hmm. so and again um mo we try mo we try mo we try dey uh, trust our pikin with things hmm. mo no dey look dem say okay ah you no go fit do am like that o oh. hmm. no no hmm. no no no if you don ah no no no i no fit trust am reach that level mm, that one mo would try dey trust dem because yes. that trust alone dey give that pikin confidence Confid to take uh, do things confidence. because when i dey school i remember one girl im mama dey always come almost every week come hmm. school and the mama if she come school she go sleep with am that uh -huh. one no mean say the girl no go do bad thing o oh, oh later the girl do bad thing wey be say the mama sef surprise. Mm -hmm na him be that because now. she no give am breathing space she no give am. Um, uh, she no uh, eh, eh, hey, make the girl tanda well well. Mm. shey you understand the girl dey think say im mama dey suffocate am. Hmm so make we try dey trust our pikin and make we dey let dem know things say okay oh this thing wey you dey do e no good and this thing wey you dey do okay why you no come do am like this do am like and, that and sure and another thing be say if you dey tell your pikin say this thing no good dey tell am why e no good uh -huh. no just tell am say e no good e no good reason. yes because that thing yes. na na na serious na serious issue your pikin go wan do something you go tell am say no do am e no good and okay no go tell am reason no go tell am reason the pikin go go find that reason, reason. except pikin wey wey wey be say e just dey dey lucky a lot of pikin out of curiosity dey go go find the real and the thing e fit bite them mm -hmm. e fit be something wey fit bite dem so e better. and again if you dey if you dey look for idea try ask your pikin make they give you idea. Hmm. because sometimes if these children talk we go look say ah ah this na small pikin talk. no sabi anything. no make we no dey look am say na small pikin talk make we allow them talk wetin dey their mind. Hmm. So if we fit use am make we use am if we no fit use am make we try explain to them why we no fit use that their -hmm. idea because that thing dey give them confidence wella. Hmm. so um, again again if you if you get picking for house try let them they do things again let them to uh, do things for their own no they always dey do am for them. this is en radio en radio nigeria's first first first muslim radio. and i welcome back from uh, the small uh, small break wey go if you just join us the yan uh, the matter with the yan today na be bringing up a child to be independent wey we yoruba people dey call títọ́ ọmọ láti lè dá dúró you fit call us on top zero eight zero nine six four zero five seven eight six again zero eight zero nine six four zero five seven eight six we go dey expect your own uh, your call so that we go fit look this matter well well from your own point of view so we fit join this uh, the idea together with our own point of view. abi na na so na so e be you know the, some people dey even talk say no be one person dey dey bring up pikin na the eh. entire community See, yes, dey bring yes. up pikin so na one person dey born am na one person dey born am but na everybody dey raise am na him be that so yes. if me i born pikin na i know say me i get my own primary duty already mm -hmm, but mm -hmm. the things wey the pikin sef dey see for outside, outside too matter yes, one way or the other e matter yes. so make we make we fit join ideas make we fit join mouth put together talk the things wey go better our children the future of our children no make e no be say we go just dey born pikin we no even know the direction we no even ah eh, eh. na no we no want we no want get that kind generation of yes, children yes, we no yes. wan raise and we want children wey be say they go fit do things on their on own they go fit invent things they go fit go places wey be say parents no be say they go wait for their mama or papa to oh. come carry them go that side hmm. so i get one brother wey be say na from js1 he start to dey travel on, uh, for himself for nobody dey follow am travel from lagos state to osun state na hmm. because of the confidence wey e don get and the trust wey we parents get for am hmm. na im dey make am travel on uh, for im hmm. own and i don see adults wey be say e no fit travel alone wey be say they go carry one person join body shey you understand so, uh, hey. so pikin wey we we we train to take dey independent different from the pikin wey be say we dey always say ah no do am no worry i know. help you do am. Um, there is a difference between say we wan pamper pikin and we wan nurture pikin. yes yes you yes you wan nurture better pikin but if you don turn if you don dey turn pamper you dey hmm. spoil am be that. i see one thing hmm. the pikin eh she no sabi wash her her cloth and hmm. she don dey like uh, she be like 15 years old. Hmm. she no fit wash anything she no fit cook she no fit sweep ah, ah. she no fit do anything so she come go one of her friend place say come tell the uh, friend say she wan stay hmm. overnight mm. and her mama carry her go there so her hmm. mama come dey tell that one mama say na lobster lobster roll she dey chop ah. her pikin no dey drink garri ah. her pikin no dey chop this her pikin no dey chop that that one mama say she don come kana say na that kind child she be child hmm. wey dey don spoil for house so she sef come agree say no problem hmm. shebi na one day that one day wey you go come you go stay here you go remember am ah, ah. throughout your life because i go train you for that one mm-hmm. day even if na half minute you wan spend i go <laughs> use am train you so she accept say make the pikin stay she never um, as her mama just go like this dey carry broom give oya yeah, saturday sweep the friend wey you come visit for this house she no dey sleep mm. she hmm. dey sweep she dey do everything for house no be say you come sit down come dey carry phone up and down dey talk or wetin you no go do anything for house no mm. the eba wey she no dey ch chop for house she, she chop am chop am wella in fact she even wash cloth na where her mama meet her be that so that kind thing eh hmm. wey we try. na the na the thing be that because if you no if you no teach your pikin the time wey your pikin go learn this thing hmm. make e never too late. as in e go hard eh and the way you go take eh. teach am you no go yourself. no go you, you go dey wish say you don teach am by yourself. teach am yes yes because, because they go teach am like say no na hmm. no be woman hmm. be sef. yes be, yes because when you still dey with am and you dey teach am she go still dey know say okay this affection go still dey mm -hmm. there shey you understand but when people for outside come help you. dey chicken na problem o when no be say you no dey this world no be say you die abi you dey na outsider come dey help you and you no get any tangible excuse of unto say you just dey spoil am and i no wan make my pikin dey cry if you die your pikin go cry even if you die your pikin go live you go live so wetin wetin come dey hold you you wan you wan you born pikin you wan stand beat your chest say, say na my pikin be that you come dey you come dey spoil am dey pam pam mm-hmm. make e dey comot maggot no be the kind pikin wey we wan dey raise for for the next generation be that so make all of us make we dey try dey ensure say everything wey we dey give our pikin every action make we dey ask ourselves say this thing wey i dey do this pikin shey na for him good abi na for him bad make we dey ask ourselves sincerely to ensure say na the right things we dey do for our for our pikin. because if you back small pikin for back and you dey steal hmm, hmm. my brother abi my na sister na thief you back for back be that <laughs> na. na thief o oh, because you dey use tie dey teach that pikin say make him sef go steal. abi na na him be that. you just oh. dey look say the pikin small na lie. the eh, pikin small, know wetin you dey do. zainabi talk small mm. which pikin small today. you know, you know say they back pikin. okay we dey come. hello asalaamualeykum. waaleykum salaam wa rahmatulahi wa barakatu. ẹ káàkọ́ o. ẹ káàsọ sá welcome on top this show. yes sir welcome on top this show wey be uh, iriri agba and the topic wey we dey yarn about na e be bringing up a child to be independent yoruba people dey call títọ́ ọmọ láti lè dá dúró. sir how you fit help us chook mouth for this matter we wan get your own experience and your own idea so may you help us chook mouth ok o alhamdulilayi alhamdulilayi eh, o ní a ní láti mọ bá a ṣe gbọ́dọ̀ àwọn ọmọ wa first a gbọ́dọ̀ tọ́ ọmọ láti lè gbé gbèsè ayé hmm. a dẹ̀ gbọ́dọ̀ provide láti ṣe gbogbo nǹkan tó tọ́ láti ṣe fún àwọn ọmọ wa láti gbé èèyàn láyé bọ̀ níbi alábàáṣe ṣe léyìí láti tọ́ àwọn ọmọ wa láti gbé èèyàn láyé a gbọ́dọ̀ make sure pé àwọn ọmọ yẹn a fún wọn nítọ́ nítọ́ mi mọ bí mo ṣe máa pè é nítọ́ nítọ́ ìbàjẹ́ ìbàjẹ́ àgbọ̀dọ̀ bà wọ́n jẹ́ àgbọ̀dọ̀ jẹ́ kọ́ mọ̀ ìpókè bí ilé ayé ṣe rí lélẹ́yìí bí ó ṣe ní dáadáa nínú náà kò ní bí àìdá nínú so tí nǹkan bá rọrùn ọmọ gbọ́dọ̀ mọ bó ṣe lè heart bó ṣe lè ṣe bó ṣe lè hùwà tí nǹkan bá ti wá wà níbi other side náà ọmọ gbọ́dọ̀ mọ bó ṣe lè dúró ṣe get bó ṣe lè dúró pé à ah, nǹkan tó ṣẹlẹ̀ yìí òbí mi ti kọ́ mi pé tí nǹkan bá rí báyìí báyìí ni mo ṣe máa manage for example tàbá rán ọmọ lọ síléèwé tó bá wà níléèwé bóyá the process pé wọ́n ṣe nǹkan báyìí wọ́n ṣe nǹkan báyìí owó tí àwọn òbí ẹ̀ fún owó yẹn ti tán mm. ṣe understand so instead of ọmọ ok bóyá kò wá tètè lè reach àwọn òbí ẹ̀ pé ah, ẹ send owó báyìí sí mi owó ti tán o wọ́n rí pé à ah, mi ì reach àwọn òbí mi kí ni màá wá ṣe kọ́mọ yẹn wá bọ́ sí gbòòrò kó wá máa fẹ́ wọ́ irú nǹkan bẹ́ẹ̀ yẹn ò dáa so irú ọmọ bẹ́ẹ̀ tó wà ní skul torí pé òun ò lè rí ṣòbí tàbí kò sóbì gan tó fẹ́ ràn lọ́wọ́ ọmọ gbọ́dọ̀ mọ àwọn iṣẹ́ kọ̀ọ̀kan tóun lè ṣe ṣe yẹn understand tó máa fi lè fend fúnra rẹ̀ tó máa fi lè support ara ẹ̀ ní skul ṣe yẹn understand ó ti mọ aṣọ rán tẹ́lẹ̀ ni ó ránṣọ fáwọn ọ̀rẹ́ ẹ̀ hmm. ó ti mọ nǹkan kan ṣe bóyá ó lè draw ni o ó ń draw heart ó ń ṣe oríṣiríṣi fáwọn ọ̀rẹ́ ní skul hmm. àbí bóyá ó mọ orin kọ àbí ó mọ nǹkan kan ṣe ṣe yẹn understand tó jẹ́ pé ó lè máa fetch nǹkan fún un ṣe understand tó lè jẹ́ kó wà independent of the parents, pé eh, kì í ṣe every time ló máa máa like ah, òbí mi òbí mi òbí mi lẹ́ẹ̀kọ̀ọ̀kan a máa ṣe àwọn nǹkan kan fúnra rẹ̀ mm. tí ò dẹ̀ ní jẹ́ wọn nǹkan tó jẹ́ pé ó máa jẹ́ nǹkan tó máa mú wọn ọba because two ways náà lèèyàn tún ti lè wà independent àwọn èèyàn míì ó wà independent tó jẹ́ pé nǹkan aburú tó máa wá padà ṣe eh, jàǹbá fún wọn in future ló máa ra wọlé ẹlòmíì dẹ̀rẹ̀ ló máa ra wọlé nǹkan tó jẹ́ pé nǹkan tó máa ràn lọ́wọ́ in future ló máa ṣe so independent náà pé kó ọ̀gá dúró náà ó tún pín sọ́nà méjì ó lè jẹ́ ní ti dáadáa ó lè jẹ́ ní taburú a gbọ́dọ̀ kàn kọ́ àwọn ọmọ wa láti create galaxy nǹkan dáadáa lọ́gbọ́dọ̀ dá dúró lé lórí tó eléyìí ni eh, Eh, contribution tèmi. ok adúpẹ́ gọ́sà ẹ ṣe gọ́sà jazakallahu khairan sà. ẹ ṣe wọn ọlọ́run á ràn yín lọ́wọ́ o. àmín sà àmín sà. ọlọ́run á jẹ́ káwọn ọmọ wa àti àwọn òbí wa kọ́ gbọ́ o. àmín sà àmín sà thank you wa aleykum salaam thank you very much sir we thank you. Um, you see for house people for house wetin we daddy talk now e talk say this independent matter sef e dey e two type e get of two kind maybe for the bad thing or, or for, the, the good thing, thing. Mm. shey you understand na wetin we don infuse we don put for we children for house na im dey go fit dey independent or top shey you understand like the example wey he give us na he give us say if you don uh, pikin no get money for house now and e come look say okay o oh, na stealing come remain wey e dey do na serious problem but you, you, we go sabi say the parents no they never complete work yes, for that pikin yes, child. yes yes but if na good thing they don teach am for house he don get one hand work or mm. one skill you go fit use that one take support himself he sef no go wan call him parent for house mm. shey you understand because that time wey i dey school i get one guy wey be say he dey sell plank mm. nobody dey support am na wetin he dey use be that shey you uh, uh, na wetin they don teach am for house. he don sabi say uh, eh, kakaki njale maya sheru maya sheru so na the ah. na the eh, idea be that na the orientation wey we suppose dey give with children be that make the wisdom and knowledge wey we go take raise better pikin wey go fit dey independent better women better men wey we go fit stand beat our chest talk say na me born this pikin, make god help us. yes i mean um, we go dey go for this ah. afternoon now so next week we will go meet again for this show We be riri agba so then we will meet my name is zainab raji and my own name is rahmat ibrahim we dey say thank you very much assalamu alaikum wa rahmatullahi wa barakatuh this is en radio, en radio. nigeria's first first first muslim radio